hallelujah hallelujah hallelujah ẹ̀yin ọlọ́run mo kí wa kú ọjọ́ ìsinmi òde o ẹ má bínú pé ẹ ò tún gbóhùn mi lánàá gẹ́gẹ́ bí a ti sọ iṣẹ́ ló pọ̀ sí hmm, ògo ọlọ́run náà ní gbogbo ẹ̀ ẹ ṣe gan-an mo dúpẹ́ àti gbogbo wa tí a kí mi àti gbogbo àwa tí a sẹ́ǹdì sí mi lórí ti ọjọ́ bíi mi àná ẹ ṣé o àwa tí a dẹ̀ fẹ́ ṣe náà ṣùgbọ́n tó kù díẹ̀ káàtó náà mo dúpẹ́ lọ́wọ́ wa àti àdúrà tẹ́ ẹ fi ránṣẹ́ lórúkọ Jésù olùgbàlà gbogbo wa ní ẹ̀mí wa ó gùn a ó dẹ̀ gbélé ayé sùn rere ṣe gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Ọlọ́run tí à ń bá a bọ̀ lórí ohun Olúwa àti ogun tí ó máa ń dojúkọ òun ni ìpele kejì la fẹ́ mẹ́nu lé tí mo dẹ̀ ní kí n ṣàlàyé díẹ̀ fún wa láàárọ̀ ẹ̀ but màá lórí ọ̀fẹ́ àti ṣe méjèèjì lọ́wọ́ kan báyìí ẹ má bínú màá ṣe màá ṣe méjèèjì lọ́wọ́ kan báyìí torí ààyè kò láì gbọdọ̀ wí kò kù ẹ̀yìn ọlọ́run now ogun tí ó máa ń dojú kọ ohun olúwa gangan ni mo fẹ́ bá wa sọ̀rọ̀ láàárọ̀ yìí hmm, ogun márùn-ún ni wọ́n márùn-ún ni wọ́n ẹ̀yìn èèyàn ọlọ́run tó máa ń dojú kọ ohun olúwa hmm, bọ́lọ́run bá ti fohùn sí ni ohun olúwa náà ní ogun tó máa ń dojú kọ. Hmm, ó ní ogun tó máa ń dojúkọ kò sí ní tí ọlọ́run dá tó jẹ́ rere láyé tí ológun tiẹ̀ ohun tí mo fẹ́ kí àwọn èèyàn ọlọ́run mọ̀ nìyẹn kò sí òun náà àlábí ọ̀run tí ọlọ́run dá tó dá o tí ò lórúkọ tiẹ̀ bẹ́ẹ̀ ni àkọ́kọ́ nínú ogun márùn-ún tí ó máa ń dojúkọ ohun olúwa ní ìgbàgbé ìgbàgbé <laughs> ìgbàgbé ni o ẹ̀yin èèyàn ọlọ́run kì í ṣe pé wu ọ̀pọ̀lọpọ̀ náà ṣùgbọ́n tí a bá jẹ́ni tó máa ń kíyèsí ara wa látilẹ̀ a ti ní àwọn àmì kan tí ogun ti máa ń mú wá nínú ayé wa ṣùgbọ́n tá ò fura ó ti máa ń ní àwọn àmì <clears throat> àwọn àmì kan ti máa ń farahàn nínú ìwà àti ìṣesí wa láti kékeré wá ṣùgbọ́n tá ò kíyèsí tá ò fi bẹ́ẹ̀ fura sí. Si èyí tí àwọn òbí wa bá pàkíyèsí sí tó bá pàkíyèsí wa sí la máa ń sábà la máa ń sábà eh, kíyèsí mójútó ṣùgbọ́n àwọn kan wà àwọn kankan kan wà tó jẹ́ pé àwa gangan ní nǹkan ẹ̀yin èèyàn ọlọ́run ìgbàgbé ni àkọ́kọ́ ìjẹ́jẹ́ mọ̀ pé bí ọlọ́run bá gbẹnu èèyàn ọlọ́run bá ọ̀pọ̀lọpọ̀ sọ̀rọ̀ báyìí lolúwa ṣe sọ o báyìí lolúwa ṣe sọ o báyìí lolúwa ṣe sọ o báyìí lolúwa ṣe sọ o then tó bá sì jẹ́ pé bóyá ọlọ́run tó ń bá ẹlòmíín sọ̀rọ̀ directly ni ǹjẹ́ jẹ́ mọ̀ pé kó tó kù nínú àdúrà yẹn ìkí ẹ̀ not taken láti gbàgbé a sì gbé síra wọn a wá padà lọ sí gbé síra wọn kíní yẹn wà ní ṣiṣẹ́ bó ṣe kó ṣiṣẹ́ hmm. ọlọ́run dẹ̀ ní ó lóun gbé ọ̀rọ̀ ǹga ju orúkọ òun lọ kò sóhunkóhun tí a lè ṣe láyé Hmm. ohun tí o bá ti jáde lẹ́nu ọlọ́run nínú ohun ọlọ́run ẹ o ó ga ju ọlọ́run lọ torí ọlọ́run kì í dalẹ̀ ọ̀rọ̀ rẹ̀ ohun tó bá ti ẹnu rẹ̀ jáde kì í dalẹ̀ láéláé so ìgbàgbé ni àkọ́kọ́ ẹ̀yẹ èèyàn ọlọ́run tó yẹ ká ti ṣẹ́lẹ̀ lórí ẹlòmíì á sì gbé síra wọn hmm. n tó yẹ kẹlòmíì ṣe láago mẹ́ta ọ̀sán á lọ máa ṣe láago méje alẹ́ kìnìyàn ò jọra tó bá wá yá ní tí ó tẹnu ránṣẹ́ ọlọ́run jáde pé kò ṣẹ no no no no no no kò sí ohunkóhun tí ó jẹ́ bí ohun tàbí ọ̀rọ̀ tàbí ìmọ̀ràn tàbí ìtọ́ni tàbí ìdarí ẹ̀yìn èèyàn ọlọ́run tó lè ti ẹnu olódùmarè jáde tí ìṣepó ní àkókò tí a bá jẹ́ ẹni tó kún fún ẹ̀mí olódùmarè wàá kíyèsí àkókò wàá gbóòórùn àkókò nínú ohun tí ọlọ́run sọ. So òní mo pé àìtẹ́ ló jẹ́ sọ fún wa ní fọ́nà tá a ṣe lọ pé kò sí ohun tó ń jẹ́ òun olúwa tí kì í ní ìtumọ̀ ó máa ní ìtumọ̀ ó ní agbára gan ṣùgbọ́n tá a bá ti sọ àwọn ìgbésẹ̀ rẹ̀ ìṣiṣẹ́ rẹ̀ nù yóò wà beneless hmm. ìgbàgbé wà lára tó yẹ kí ọ̀pọ̀lọpọ̀ wá kíyèsí ó ẹ̀yìn èèyàn ọlọ́run òmìnira ńlá kan ni ó dẹ̀ máa ń jókòó ti àwọn akọni láti ra wọ́n níyè sí nǹkan tọlọ́run so that àárín àwọn àtọlọ́run á lè bàjẹ́ ẹ̀yìn ọlọ́run bẹ́ẹ̀ ni àárín àwọn àtọlọ́run á lè bàjẹ́ ẹ̀yìn mo rántí program kan tọlọ́run ní kí n lọ lẹ́jọ́ mẹ́ta ẹ̀ tó fún lórí ọ̀fẹ́ àtẹ lọ olúwa sọ fún mi the first thing tó kọ́kọ́ sọ fún mi ń bẹ̀ ni pé sọ fún àwọn ènìyàn wọ̀nyí kí wọ́n padà sí ìtọ́ni ìgbà ìwáṣẹ̀ ìtọ́ni ìbẹ̀rẹ̀ ìdarí ìbẹ̀rẹ̀ tí mo ti fún wọn ohun ìbẹ̀rẹ̀ tí mo ti kọ́ sí wọn ní kan padà sórí ẹ̀ gbogbo eléyìí tán ń ṣe yìí òfo ló máa padà já sí bẹ́ẹ̀ ní tàwọn èèyàn ọlọ́run òfo òfo ló máa jáde já sí òun ti fún wọn ní àwọn ìtọ́ni ìjẹ̀lẹ̀ kan àwọn ohun kan ti jáde láti ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ èyí tí nínú èyí tí àwọn gbàgbé ọ̀pọ̀lọpọ̀ sọnù ìgbàgbé náà ní í ṣiṣẹ́ gbogbo ẹ̀ bẹ́ẹ̀ ni àfi bábá padà sí ẹ bá jẹ tẹ̀ ẹ́ ó ti ní àwọn nǹkan kan tí ọlọ́run ti bá ọ sọ ìwọ ikọ̀ àtìrẹ́jú ọlọ́run tó ń gbọ́ mi yìí ní ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ bẹ́ẹ̀ ni ṣùgbọ́n tó jẹ́ pé bí ogun yẹn ṣe le koko tó ó bu díẹ̀ ńbẹ̀ ìgbàgbé máa ń bá ogun ṣiṣẹ́ ni ẹ̀yin èèyàn ọlọ́run òmìrán ńlá burúkú gbàgbà ni tó bá dí pẹ̀lú ènìyàn tó bá jókòó ti ọ̀rọ̀ ayé ènìyàn wàá máa pe héní sí lẹ́fi rí ọ̀pọ̀lọpọ̀ ẹ̀mí ìgbàgbé ìyẹ̀yẹ̀ èèyàn ọlọ́run ẹ jẹ́ kí n sọ̀rọ̀ díẹ̀ nípa ẹ̀ ó ti ya ọ̀pọ̀lọpọ̀ níwèrè nínú ẹ̀mí bẹ́ẹ̀ ni ẹlòmíì a máa ṣe ẹlòmíì níyẹ pé àṣà máa nǹkan báyìí ló yẹ ká ṣe sí nǹkan báyìí ló yẹ ká fi kọ́ ni rárá ibi tó tiẹ̀ tó wọ́n burú sí ni pé ẹ̀mí ìgbàgbé yìí éèjì ni mo bá ṣiṣẹ́ fẹ́lòmíì àní ṣó mọ iye ọjọ́ orí mi ni nínú ìgbàgbọ́ ìjẹ́wò la bí wọ <laughs> bẹ́ẹ̀ ni ẹ̀mí ìgbàgbé ni ẹ̀yìn èèyàn ọlọ́run ó ló ń ṣiṣẹ́ yẹn òun gọ́gọ́gọ́gọ́ ló ń ṣiṣẹ́ yẹn so kò sí bá a ṣe lè ṣe àfi dojúkọ ẹ̀mí ìgbàgbé yìí ogun márùn tó máa ń dojúkọ ohun olúwa rèé o hmm, ogun márùn tó máa ń dojúkọ ohun olúwa rèé níbo ni ìgbàgbé ti ń báwọ náà jà níbo ni ìgbàgbé ti dojúkọ tó rántí àwọn nǹkan ìpìlẹ̀ tí ọlọ́run ti sọ mọ́ that is number one nínú ogun tó ń dojú ogun márùn tó ń dojúkọ ohun ọlọ́run number two ǹjẹ́ jẹ́ mọ̀ pé òun ni ọ̀rẹ́ ọ̀rẹ́

bẹ́ẹ̀ni ọ̀rẹ́ ọ̀rẹ́ ọ̀rẹ́ ohun olúwa ó kọjá ní téèyàn fi ń bá ọ̀rẹ́ ṣe bó o bá tiẹ̀ máa fi bó o bá máa fi lọ ọ̀rẹ́ jẹ́ O, jẹ́ ẹni tẹ́ jọ jẹ́ spìṣì kan náà tó kó o kíyèsí dáadáa pé èmi ọlọ́run kúnú ẹ̀ mo máa ń sọ fáwọn èèyàn ọlọ́run níbi ẹ̀yìn èèyàn ọlọ́run àwẹ̀ wá try láti locate láti láti fish out àwọn tí ó bá jẹ́ spìṣì rẹ nínú òkú bẹ́ẹ̀ ni àwọn tó jẹ́ ṣèṣì ẹnu ògo tó rí pé wọ́n gbé pẹ́ẹ́lí jù ọ lọ wọ́n jù ọ lọ dáadáa nínú ìmọ̀ ọlọ́run nípa ògo àti ní tẹ́fijọ́ jẹ́ ṣèṣì kan náà so that wà á lè máa gain látọ̀dọ̀ wọn ẹ̀hún a máa boost yẹ a máa boost ògo ọlọ́run àtàwọn ẹ̀bùn ògo tí a fi fún wọn láti mú kó ògo rẹ̀ ó yọ dáadáa so ọ̀rẹ́ ni ẹlòmíì agbélé bad friend lọ́wọ́ agbéwò olúwa lé lọ́wọ́ ìyẹn wá bẹ̀rẹ̀ sí fẹ́ manipulate ayé ẹ̀ a sì fi tìrì tìrì tìrì tìrì tìrì tìrì tá a ti orí ẹ̀bọ náà gbó ẹ̀yìn èèyàn ọlọ́run a ti orí ẹ̀bọ náà gbó pátápátá pátápátá hmm. so ibi tí problem wà ní ara ogun kejì nínú ogun márùn tó ń dojúkọ òun olúwa nìyẹn ogun kẹta ní ète òkùnkùn ẹ̀yìn èèyàn ọlọ́run kí ni mo pè ète òkùnkùn ète òkùnkùn ní ogun kẹta kí ló dé tó fi jẹ́ ète òkùnkùn ní ogun kẹta kí là ń pè ní ète òkùnkùn ète òkùnkùn mẹ́ta ni ẹ̀yin èèyàn ọlọ́run mẹ́ta ni ète òkùnkùn yẹn tí mo fẹ́ ká kíyèsí dáadáa ẹ kíyèsí kí ní ẹ̀yin èèyàn ọlọ́run mo mọ̀ pé ọ̀jọ̀gbọ́n ńlá ni wá nínú yàrá yìí àti gbogbo tí fọ́nrán yóò dé lórí igun mẹ́rẹ̀ẹ̀rin àgbà ńlá ayé ẹ o òkùnkùn mẹ́ta ni o etí àkọ́kọ́ ǹjẹ́ o jẹ́ mọ̀ pé ẹni tí ń bá ń gbóhùn olúwa tàbí tí ọlọ́run máa ń fọhùn ìjìnlẹ̀ sí kò gbúdọ̀ máa bínú ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ wọn máa ń bínú òdì ìbínú òdì yẹn yóò ba ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ àṣẹ àti ohun àṣẹ tí ọlọ́run ti fọ̀ sínú ayé ẹ̀ fún ìtọ́ni ní orúkọ ìtọ́ni àbàjẹ́ etí òkòkò kejì ni pé n tó jámọ̀ pé ìbáṣepọ̀ rẹ pẹ̀lú àwọn ènìyàn ọ̀dàlẹ̀ yóò wáyé àwọn èèyàn á dà ẹ́ torí ó ṣeé ṣe kó jẹ́ pé o ní ìdí owó láti fi ṣiṣẹ́ tàbí rìn rìn àjò ohun tí ọlọ́run fọ̀ sí ọ àwọn tó dẹ̀ ń béèrè owó lọ́wọ́ wọn ti fura torí wọ́n mọ̀ pé ẹni ẹ̀mí ìjìnlẹ̀ ni wọ́n dẹ̀ mọ̀ pé ọlọ́run ń bá ọ sọ ìjìnlẹ̀ then wá wá já òkú lẹ̀ inú wa bí ẹ inú wa bí ẹ inú wa bí ẹ rí kọjá agbára tí ọlọ́run fún ẹ débi pé gbogbo àbàjẹ́ ní ti ohun olódùmarè ète kejì nìyẹn ṣe rí ète kẹta ni pé kí ènìyàn mọ̀ rí ènìyàn ṣúgbà rẹ̀ ẹ pé Yorùbá bọ̀ wọ́n ní ènìyàn láṣọ ènìyàn nǹkan míì wà tí Ọlọ́run fẹ́ ṣe lóun nìkan tó máa dá ṣe tó bá ní the cast ènìyàn yóò pe irúfẹ́ ẹni tó fẹ́ fún ọ ṣùgbọ́n àwọn òkè ń dúró de àkókò yẹn ẹni tó bá ti yọ sọnù àwa dùn wá á sórí ẹ̀mí àwa bẹ̀rẹ̀ sí ní inú burúkú sí tí ò dẹ̀ yẹ kó rí ẹ̀yẹ̀ yẹn ọlọ́run kò yẹ kó rí bẹ́ẹ̀ ibẹ̀ ni gbogbo nǹkan ti bàjẹ́ bíbélì sọ pé ìbínú sinmi lọ́kàn àìsíwèrè ìbínú sinmi lọ́kàn àìsíwèrè ẹ̀yẹ̀ ọlọ́run ìpele kẹrin nọmba four àṣìṣe láti pàṣẹ ẹni tó jíṣẹ́ fún wa hmm, àṣìṣe láti pàṣẹ ẹni tó jíṣẹ́ fún ènìyàn ṣe mọ̀ pé àṣìṣe máa ń wà nígbà míì ẹni ibi tọ́pọ̀lọpọ̀ ti ń ṣe mistake ni pé ohun olúwa nígbà míì ẹni tí ọlọ́run lò nígbà míì lè ṣiṣẹ́ tàbí kó ṣubú ǹjẹ́ jẹ́ mọ̀ pé nítorí pé ó ṣubú yẹn ẹni tí ẹni tí a jíṣẹ́ fún òun náà ní kàṣe mọ́ a ní nítorí ẹni tó sọ̀rọ̀ ó ti ṣubú òun náà wà onígbègbèsè mọ́ ibẹ̀ láyé ọ̀pọ̀lọpọ̀ fi bàjẹ́ ìpele kẹrin nìyẹn ẹ̀yin ọlọ́run àti bí olúwa ṣe bí bàbá yẹn ṣe ṣàlàyé fún mi náà ni mo ń ṣàlàyé fún wa yìí àṣìṣe láti pàṣẹ ẹni tó jíṣẹ́ fún ènìyàn ogun ogun burúkú dẹ̀ ní àfúrá ara ìtàn ìṣù náà ni ẹni tí ọlọ́run lò lórúkọ jésù àwọn ìṣubú àní ṣubú ara àní ṣubú ẹ̀mí láyé àṣìṣe láti pàṣẹ ẹni tí tàbí ìṣubú tẹ́ni yẹn bá ti ṣubú tàbí tó ṣìṣe ẹni tí a sọ̀rọ̀ fún ẹ o lé òun olúwa yẹn ǹjẹ́ jẹ́ màgbọ́n náà ní gbégbésẹ̀ lórí ẹ̀ a ní torí pé ó ti ṣubú tàbí pé ẹnìyẹn ti ṣiṣẹ́ pé kò sọ náà ń bẹ̀ máa kó sí nǹkan kan mọ́ pé àdásíkò rí bẹ́ẹ̀ <laughs> ọ̀nà ọ̀tọ̀ ọ̀nà kan gbòógì ogun tí ogun ń gbà dojúkọ ohun olúwa nìyẹn fún àwọn ènìyàn ọlọ́run number five ìfilọ̀ ọ̀rọ̀ olúwa fún ọ̀tá bí ọ̀rẹ́ ẹni ìfilọ̀ ọ̀rọ̀ olúwa fún ọ̀tá bí ọ̀rẹ́ ẹni ẹ̀yin èèyàn ọlọ́run ìfilọ̀ ọ̀rọ̀ olúwa ẹni tí ọlọ́run ohun olúwa ẹni tó fi lọ hmm, fún àwọn ọ̀tá bí ọ̀rẹ́ ènìyàn ibẹ̀ gangan eléyìí tí ẹ̀ burú jù ẹ̀yin èèyàn ọlọ́run ẹlòmíín wà so stupid débi pé kò ní kínkínní báyìí àpò àṣírí kò ní kínkínní àṣírí báyìí lájẹ ẹ èèyàn Ọlọ́run kò láṣìírí kọ́bọ̀ ẹ free man lòun o free ben lòun o ẹ kìnìkan kìnìkan òun láṣìírí come on don't say that again kò sí ẹni tí ò gbúdọ̀ ní àṣírí kan òun méjì tó ń gbé ayé ẹni lọ àṣírí la fi wá ẹ ń kú lónìí àṣírí ẹ ló tú ẹ̀yin ẹni tí ayé mú lónìí ìjọjá mọ̀ pé lọ́dọ̀ Olódùmarè lọ́hùn àṣírí ẹ̀ lójú kí ni ọlọ́run sì fi ń jẹ́ ọlọ́run tó sì fi wà láàyè tí ó sì máa fi wà láàyè títí láéláé ní àṣírí tó di ọlọ́run gangan fúnra lára rẹ̀ mu tí ò lè yí ẹ̀dá alààyè káti ẹ̀ sọ pé ó sọ ní ọ̀rọ̀ rẹ̀ pé àṣírí olúwa ń bẹ pẹ̀lú àwọn tí ó bẹ̀rù rẹ̀ ṣùgbọ́n lójú àwọn tí àṣírí olúwa ń bẹ pẹ̀lú ẹ̀ ẹ̀yẹ èèyàn ọlọ́run olójú o bẹ́ẹ̀ ni olójú olójú gbogbo ẹnu ni mo fi bá yín sọ láàárọ̀ ẹ̀yẹ èèyàn ọlọ́run olójú kò sí àṣírí tí kì í di ayé ènìyàn mú bẹ́ẹ̀ ni àwọn àṣírí kan wà òun ló gbé ọ̀rọ̀ àṣírí kan wà òun ló mú kó ṣe mẹ́ bó ṣe wà yẹn àwọn àṣírí kan wà òun ló mú kí ògbó rẹ ṣe máa tẹ̀síwájú yẹn àwọn àṣírí kan wà òun ni ó mú kí ọ̀rọ̀ rẹ ó jẹ́ àdètú sí ayé sí ènìyàn sí òkùnkùn bẹ́ẹ̀ ni tó bá ti tú kí ló dé tán kí ni tí wọ́n fi sọ pé wọ́n ń wádìí ènìyàn kí ni wọ́n ń wádìí ènìyàn fún láti get to know àṣírí tó de ayé ènìyàn mú ní irúfẹ́ irú bí ẹ̀yà ibi tí wọ́n ń wá àṣírí yẹn lọ irú àṣírí tí wọ́n ń wádìí ẹ̀ nípa ẹni yẹn bẹ́ẹ̀ ni so òun sọ pé ò láṣìírí à ó ti kú nígbà tó wà láàyè olóòlóòlódì kan ta ló sọ fún ẹ bẹ́ẹ̀ jẹ́ kí ògo rẹ dé ọ̀tá farahàn ẹni tí wọ́n pè lọ́rẹ̀ yẹn wàá mọ̀ pé bàbá ńlá ọ̀tá ló jẹ́ fún nítorí pé ẹ̀dùn arinlẹ̀ ló ti jẹ́ ló fi súnmọ́ ẹ̀ ẹ̀gbọ́n ògbó bá yọjú dé ń ẹ̀rù á bà ẹ̀ ẹ̀yìn yẹn ọlọ́run n ò ní tàn o ìfilọ̀ ohun olúwa fún ọ̀tá bí ọ̀rẹ́ ó wà bẹ́ẹ̀ o ó wà lára ogun tí márùn-ún tí ń ja ohun olúwa láyé ọ̀pọ̀lọpọ̀ wa bẹ́ẹ̀ ni ogun márùn-ún tó wà tí ń dojúkọ ohun olúwa nìyẹn mi ní tàn ẹ̀yà bọ́ sí ìpele kejì ìpele kẹta ìpele kẹta ìpele kẹta ni orísun ohùn olúwa méje tó wà orísun ohùn olúwa méje tó wà àkọ́kọ́ àánú ṣíṣe ọ̀ ìtọrẹ àánú ìjẹ́jẹ́ mọ̀ pé tí a bá jẹ́ ẹni tó kún fún ìtọrẹ àánú ọ̀ àánú ṣíṣe láti paṣẹ irúfẹ́ ẹni tá a ṣàánú fún ohùn ọlọ́run máa ń jáde ibi tó ohun olúwa fi sí ni mò ń sọ fún wa yẹn èèyàn ọlọ́run ohun olúwa máa ń jáde ohun olúwa máa ń jáde ohun olúwa máa ń jáde láti paṣẹ àánú ṣíṣe tàbí ìtọrẹ àánú hmm. ohun olúwa jáde gidi but ó wá lè jáde kó wá ní ìwá ìre láti ẹnu ẹni tá a ṣàánú fún ibù tá a bá jẹ́ ẹni ẹ̀mí dáadáa wàá ṣe àánú míì tàbí wàá ṣe ìrànlọ́wọ́ míì tàbí wàá ṣe ìtọrẹ àánú míì odidi ọ̀sẹ̀ kan ẹ̀mí mímọ́ ò ní jó sinmi gbogbo ẹ̀yà ara rẹ a máa súre fún ẹ̀mí ìwọ ti ká lára ẹ̀ a máa súre fún ìwọ ti ká lára rẹ kò ní kò ní easy láti wipe off kúrò lọ́kàn rẹ tá a bá ti experience rí ẹ̀yin ẹ̀yàn ọlọ́run ìwọ ti ṣe o ti mójú kúrò bẹ́ẹ̀ o ṣùgbọ́n ọkàn rẹ ò ní kúrò níbẹ̀ kò ní kúrò níbẹ̀ o pé à ń torí pé o ṣe léyìí torí pé o ṣe èyí torí pé o ṣe èyí torí pé o ṣe báyìí torí pé o ṣe báyìí n ò ní tàn wá àwọn èèyàn lọ́rùn bó ṣe rí nìyẹn ìrè á bẹ̀rẹ̀ sí jáde ohun lónírúurú ẹsẹ̀ wa igan yóò fọhùn ìrè ńlá fún wa so ibi tí ohun Olódùmarè pẹ̀kún sí nínú àánú ṣeṣe tàbí ìtọrẹ àánú ṣeṣe wà ń bẹ. Hmm. number two ẹ̀yẹ̀yàn ọlọ́run ó ní ìbànújẹ́ tó korò ìbànújẹ́ tó korò ohun olúwa náà wà mẹ́ẹ̀ nígbà tí ìlú èèyàn bá bàjẹ́ gan-an tí ìlú èèyàn bàjẹ́ gan-an téèyàn bẹ̀rẹ̀ sí sun ẹkún ọlọ́run lè gbé ènìyàn dìde láti wá fọhùn rẹ̀ sínú ayé wa bẹ́ẹ̀ ni ẹ̀yẹn wo hánà ní sílò ẹ̀yìn èèyàn ọlọ́run ẹ wo ohun tó jáde sí gbọ́dọ̀ ẹ̀ jẹ́ pé nínú ìdánwò ni ohun yẹn gbà jáde ìwọ ọmọbìnrin ìwọ títí mu tíì rẹ ró bó o títí mu tíì rẹ yó bó o ti máa mú ó ní rárá olúwa mi èmi ń fi èmi ní obìnrin oníròbìnú jẹ́ náà mò ń fi ìbínú jẹ́ mi mò ń fi mò ń fi mò ń fi tú ẹ̀dùn ọkàn mi jáde sí ọlọ́run ni olúwa mi ẹ gbọ́ bó ṣe sọ ọ̀rọ̀ hmm, ẹ gbọ́ bó ṣe sọ̀rọ̀ ọlọ́run dẹ̀ dá lóhùn lẹ́nu wòlíì rẹ̀ hmm, ọlọ́run dá lóhùn lẹ́nu wòlíì rẹ̀ n tó wí n wò ọlọ́run ti fi àṣẹ sí níwò yí àmọ́dún ìwà àtọmọlẹ́jọ́ ń bọ̀ ọlọ́run dẹ̀ gbọ́ hmm, ọlọ́run gbọ́ ẹ̀yin èèyàn ọlọ́run ìbànújẹ́ tó korò a máa mú kí ọlọ́run fọhùn jáde hmm, hmm, ẹ̀yin wo psalm fifty one verse seventeen ẹ̀yin èèyàn ọlọ́run láti fi buttress ọ̀rọ̀ yìí kó lè yé wa dáadáa ó ní ẹbọ ọlọ́run ní èrò bínú jẹ́ ọkàn ìròbìnújẹ́ àti ìrora àyà ọlọ́run ó ní ìwọ kì yóò gàn hmm. ìròbìnújẹ́ ọkàn àti ìrora àyà ọlọ́run ó ní ìwọ kì yóò mi ò ní tọ́ wá ọlọ́run nínú ìbànújẹ́ tó ìbànújẹ́ kíkorò ńlá ọlọ́run máa ń fọ̀hún nígbà tí nǹkan bá ká ènìyàn lára ah, tí ò sí mí ìsìn mọ́ tí ò sí way out mọ́ ẹ̀yin èèyàn ọlọ́run tí ò sí escape route mọ́ tá a lè gbégbà ọlọ́run àwa jáde òun ẹ̀ á pé wo ọmọ mi báyìí ni kò ṣe báyìí ni kò ṣe báyìí ni kò ṣe ọ̀nà ní sà <laughs> number three àdúrà iná àdúrà iná àdúrà iná jésù olùgbàlà sọ ó ní ẹ máa gbàdúrà láì sinmi àti láì ṣàárẹ̀ àdúrà iná náà ń wà nínú tó máa ń gbé ohun ìjìnlẹ̀ olódùmarè jáde láti ìsàlẹ̀ ẹkùn rẹ̀ ẹ̀yẹ̀ èèyàn ọlọ́run àdúrà iná ẹ̀ kí n kíyèsí nígbà tí àwọn ọmọ ọlọ́run tó bá gàdà tí tí tí tí tí tí tí tí tí ọ̀rọ̀ yẹn kàn wọ́n lé akínyẹmí ara bí àṣà máa mi tí ọ̀rọ̀ yẹn kàn wọ́n ní akínyẹmí ara yes ẹ̀ rí i pé àwọn èèyàn bẹ̀rẹ̀ sí gbàdúrà omi á bọ́ọ̀lù lójú wọn bẹ́ẹ̀ ni wọ́n máa sọ ọ̀rọ̀ jáde nínú ọkàn ìgbọgbẹ́ wọn ìyẹn náà ń pè ní àdúrà iná gẹ́gẹ́ bí bàbá ṣe ṣàlàyé fún mi ọkàn wọn gbọgbẹ́ gọ́ ọlọ́run àwa fọhùn pé gbọ́ ọ̀rọ̀ èmi olúwa ṣé rí ìgbà tó bá máa sọ̀rọ̀ ẹ ti mọ̀ pé ohun ọlọ́run leléyìí ẹ̀yin èèyàn ọlọ́run ẹ jẹ́ kí n tún sí wa níyè díẹ̀ nígbà tí a bá sọ pé à ń gbọ́ àsọtẹ́lẹ̀ ohun mẹ́rin ní nínú àsọtẹ́lẹ̀ o tó jẹ́ ti apá àtọ̀dọ̀ ọlọ́run o wá ẹ̀yin èèyàn ọlọ́run ìṣídà kí ogun ọ̀run máa sọ̀rọ̀ kọlọ́run rán ogun ọ̀run dìde kó gbé ogun ọ̀run dìde láti wá fọ̀hùn sí àwọn ọmọ ọlọ́run ẹ ẹ gbọ́ nínú alásọtẹ́lẹ̀ ẹ̀dá sọ pé èmi ogun ọ̀run àrùn níṣẹ́ ni àrùn wọn ń ṣẹ́ ni ẹ̀yìn èèyàn ọlọ́run àní èmi ogun ọ̀run <laughs> bẹ́ẹ̀ ni then number two tí jésù olùgbàlà bá ń fọ̀hùn nínú ìsọtẹ́lẹ̀ ẹ̀ ń mọ̀ pé tí a bá jẹ́ ẹni tó létí inú jésù olúwa ló ń sọ̀rọ̀ ẹ̀ torí bàbá òun bàbá ò lè máa sọ̀rọ̀ láì fi torí ọ̀fẹ́ àánú fún un yóò tó fi wàásù kún hmm, ìrònú pìwàdà ìṣìpẹ̀ yóò tó wà ńbẹ̀ ẹ ti mọ̀ pé jésù olúwa ní ló ń fohùn yìí kò dẹ̀ lè gbẹnu alórí rẹ̀ sọ̀rọ̀ kí omi má bàa ta lójú ẹ̀ tó bá ti jẹ́ pé jésù olùgbàlà ló wà in charge ní táìmù yẹn ẹ rí i pé omi ó bọ́ lè lójú wa lórí yẹn ẹ ti mọ̀ pé abiyamọ ńlá ní sọ̀rọ̀ yìí ti ṣe jésù olúwa abiyamọ ńlá ni bàbá yẹn abiyamọ ńlá ni ẹ rí i tó sọ̀rọ̀ ah, ẹ kú òun ẹ̀ṣẹ̀ ẹ ṣe báyìí ẹ ṣe báyìí ẹ ṣe báyìí mò ń ké tantan sí yín ẹ mọ̀ ṣègbè ẹ ti mọ̀ pé àbíyamọ ńlá ni bàbá yìí jésù olúwa lálẹ́ yìí. Number three tí ẹ̀mí ọlọ́run máa ń sọ̀rọ̀ ìyẹn ẹ̀mí mímọ́ gógógó gbogbo bí a máa vibrate ni torí òun katakata ńlá lòun tiẹ̀ kì í ṣiṣẹ́ kó mọ́ kilẹ̀ kì í ṣiṣẹ́ kó mọ́ pariwo ẹ̀ tì máa ẹ̀mí mímọ́ rèé torí gbogbo tó máa máa sọ tẹrùtẹrù ló máa máa fi ṣe pákéjì ẹrù ló máa máa fi ṣe pákéjì mò ń sọ̀rọ̀ lábẹ́ àdúrà iná n máa ń ṣẹlẹ̀ àti ọ̀nà tí ọlọ́run máa ń gbà fọ̀hún jáde mo sọ̀rọ̀ nípa ogun ọ̀run mo sọ̀rọ̀ nípa jésù olùgbàlà ẹ̀mí mímọ́ ni mo ń sọ̀rọ̀ nípa èyí ní kẹta ẹ̀mí mímọ́ náà fúnra lára ẹ̀ tó bá ti ń sọ̀rọ̀ packaging ẹ̀rù ni in fact ó lè fapá kan fẹ́ máa mú bí ìgún dání ṣé ẹ gbàgbé bíbélì sọ pé ẹ̀ṣẹ̀ sí ẹ̀mí mímọ́ ni ò ní ìdáríjì ohun tó ń bá máa sọ̀rọ̀ with facts ni iná dẹ̀ ni Hmm, iná gidi ni mi ò ní tọ́wọ́ ayẹyẹ ọlọ́run iná ńlá gidi ni so ẹ̀mí mímọ́ nìyẹn then tí ọlọ́run àwọn ọmọ ogun fúnra lára rẹ̀ bá fẹ́ fọhùn ẹ̀ sà kò sẹ́ni tí ò ní wárìrì lábẹ́ àṣà ìṣẹ̀lẹ̀ ọjọ́ yẹn nínú program ọjọ́ yẹn kò sẹ́ni tí ò ní wárìrì ẹ̀yìn ọlọ́run tí ọlọ́run bá sọ ẹ̀ tí mọ̀ pé ọlọ́run rèé ìṣọwọ́ bí ó ṣe gbé ọ̀rọ̀ ìjìnlẹ̀ nísà ibi tó máa gbégbà ìjìnlẹ̀ nísà kò sí ọgbọ́n tá a lè ta sí ìwárìrì á mú wa irun ara wa dìde bẹ́ẹ̀ ni mi ò sọ pé àwọn mẹ́tẹ̀ẹ̀ta tí mo sọ̀rọ̀ ṣáájú pé irun ara wa ò ní dìde o torí wọ́n jẹ́ ẹni ẹ̀mí wọ́n dẹ̀ ṣiṣẹ́ lábẹ́ olódùmarè irun ara wa gbọ́dọ̀ dìde àmì ńlá kan gbòógì ni ṣùgbọ́n ṣe rí ẹni tí ó ní wáyé ọlọ́run àwọn ọmọ ogun yìí <laughs> mi ì ní tàn wá ó ní agbára sà á kàn wá ní egun ìwárìrì á dé ìgbà tí ọlọ́run bá ń fọhùn ẹ ti mọ̀ pé olúwa díyàtọ̀ gbà síta àwọn mẹ́tẹ̀ẹ̀ta tí mo sọ ṣáájú ẹ̀yẹ ẹ̀yàn lọ́rùn òun á lòun lòun dìde wá gba ẹbọ ọpẹ́ yín o òun lòun dìde wá sínú àdúrà yín o òun lòun dìde wá sínú òun ò fi sẹ́rìn ẹnikẹ́ni ẹ ti mọ̀ pé olódùmarè náà dá nìkan ṣe ìjọba fúnra ẹ tí ò dẹ̀ dá nìkan ṣe bẹ́ẹ̀ ni gbẹngbẹlẹ́kú adábí òwú ọba mi ẹrù jẹ̀jẹ̀ tí ń já ẹ̀mí òkùnkùn lọ́rẹ́ <laughs> ilé tí gbòrògbòdò tí ọ̀rọ̀ kì í ṣú ọba onímọ̀ olùgbàlà alámọ̀ tí ń mọrí ẹ̀dá ọba tó rí ẹni sùn ọ̀sẹ̀ ọba tí ń mọrí ọmọ ọmọ dákẹ́dákẹ́ ọba mi ẹ̀fúùfù lòlẹ̀ tí ń darí ìgbẹ́rì yẹ̀yẹ̀ gìjìgà balẹ̀ ṣe nǹkan ọ̀rọ̀ olóòkọ ẹgbàá gbèje tó bá tẹ̀ ń sọ̀rọ̀ ẹ̀ ti mọ̀ pé òun rèé number five ẹja tó tẹ̀síwájú ó ní ẹkún gbígbóná ẹ̀yin èèyàn ọlọ́run ẹkún gbígbóná a máa mú ohun ọlọ́run bọ́ta hmm. orísun ohun ọlọ́run nìyẹn nígbà tí àyànfẹ́ bá lọ sórí ẹkún ẹ̀ tó bẹ̀rẹ̀ sí sun ẹkún olúwa i want this i want that ọlọ́run á dìde torí abiyamọ àgbà ńlá ni bàbá òun náà. Mm. Mm ó ní pépè mí nínú ìwé Jeremáyà thirty three three képè mí èmi ó sì fi ohun alágbára àti ohun ìjìnlẹ̀ tí wọ́n kò tí ì rírí hàn án ara májẹ̀mú rẹ̀ fún àwa àyànfẹ́ rẹ̀ ni so ẹkún gbígbóná wà ńbẹ ẹ̀yin èèyàn Ọlọ́run ẹkún gbígbóná yìí wà ńbẹ ẹkún gbígbóná wà ńbẹ ẹkún gbígbóná wà ńbẹ tó máa mú ohùn Ọlọ́run jáde then number six èèwọ̀ ńlá lórúkọ Jésù àwọn ò ní jẹ láyé èèwọ̀ ńlá ṣe rí èèwọ̀ ńlá yìí mi ò ní tẹ̀wá ẹni tó bá máa fi mú wọn lọ́rùn jáde lórí ẹ̀ fún ènìyàn ìgún ni o ẹja padà sínú ọgbà Ídẹ́nì o èèwọ̀ ni àwọn baba ńlá wa àti ìyá wa ńlá wa jẹ́ o bẹ́ẹ̀ ni èèwọ̀ ni o èèwọ̀ ni ó dẹ̀ mú ègún ayérayé lẹ̀ ó mú kí Ọlọ́run fọhùn nínú ègún ayérayé nínú nígbà àìgbọràn dẹ̀ ló máa ń fà á ìjọra ẹni lójú ló máa ń fà á ìgbà tẹ́ ọ̀pọ̀lọpọ̀ bá sinmi lé orí ọ̀fẹ́ orí ọ̀fẹ́ náà tó máa fà á n ò pórí ọ̀fẹ́ ò dáa but àwa kọ́ là á kọ́ ọlọ́run bí ó ti lo orí ọ̀fẹ́ àwa kọ́ là á kọ́ ọlọ́run bí ó ti bá wa lo orí ọ̀fẹ́ òun ló mọ ibi tí orí ọ̀fẹ́ ti wúlò fún wa láti lò àwa kàn béèrè orí ọ̀fẹ́ do you know the meaning of grace? Eh? àwa bẹ̀rẹ̀ sí lórí ọ̀fẹ́ láti máa fi ṣe tó wù ẹ́ orí ọ̀fẹ́ wà lára tó mú kọ̀pọ̀lọpọ̀ jẹ́ ìwọ èèyàn ọlọ́run ìjọra ẹni lójú wà ńbẹ̀ hmm, ìjọra ẹni lójú wà ńbẹ̀ mo ní tàwọn èèyàn ọlọ́run ìjọra ẹni lójú wà ńbẹ̀ ìjọra ẹni lójú wà ńbẹ̀ ìjọra ẹni lójú wà ńbẹ̀ ìwọ náà wúra rẹ lé ní sáwọn ìjọra rẹ lójú wà yẹn olúwa ẹ má sí grace mercy grace ìran ẹ ẹ ẹ ẹ kàn tí ẹ ń pe mercy ẹ ẹ mọ̀ pé ẹ ẹ mọ̀ pé ẹ ẹ mọ̀ pé àánú àti orí ọ̀fẹ́ bí ẹni pé kànga ti ń bẹ lẹ́kùlé bàbá ńlá bàbá ayé ni òun ló fi dàbí pé ìran yìí yóò ṣòro díẹ̀ fún ọ̀pọ̀lọpọ̀ láti rí ojú rere olódùmarè láti go far in him mi ní tọ̀wá èèyàn ọlọ́run kì í ṣe tí e pé reality ni mò ń gbá fún wa èèyàn ọlọ́run kí ló dé a fẹ́ sẹmẹlé àánú àti orí ọ̀fẹ́ ẹ fi ọlọ́run lẹ̀ when you work with them in a raw levels raw levels n tí àwọn bàbá ńlá wa bá rìn bó o bá ti lè bọ́ ọlọ́run rẹ pẹ̀lú raw in the raw levels gbàgbé òun ló mọ ibi tí orí ọ̀fẹ́ ti wúlò fún ọ ló ti mọ ibi tí àánú ti wúlò fún wa bẹ́ẹ̀ ni òun ló mọ ibi tí ìyọnu ti wúlò fún wa òun ló mọ ibi tí ojú rere ti wúlò fún wa tiwa ni ká ṣe tó wù ú bẹ́ẹ̀ ni ẹ wá wo ọ̀pọ̀lọpọ̀ bó ṣe ń jẹ́ ìwọ̀lé ni ọ̀pọ̀lọpọ̀ bó ṣe ń jẹ́ ìwọ̀lé ni lórúkọ kẹ́ni kọpíkọpí pé bó lọ́bọ̀ ṣe sorí tí náà kí yóò ṣe <laughs> let's take this for instance ọ̀pọ̀lọpọ̀ ló fẹ́ dàbí dáfídì ẹ bá ti ẹ̀wọ̀ ọ̀pọ̀lọpọ̀ ránṣẹ́ ọlọ́run ẹ lọ bí wọ́n lè rè pé tàdé wọ́n láìkì láti fi ayé wọn jọ tàdé wọn á ní dáfídì torí ẹ̀mí tó dẹ̀ ń sọ̀rọ̀ náà wọn ẹ̀mí àgbèrè ní ń sọ̀rọ̀ náà wọn àníṣe bí dáfídì ṣàgbèrè ń gbà ya láyà kò dẹ̀ wí nǹkan kan ọlọ́run ò dẹ̀ sọ̀rọ̀ <laughs> àbùdá àti èèmọ̀ nìyẹn bá a máa ṣe dáhùn mọ̀ nìyẹn òun ni mo ṣe sọ pé wọlẹ̀ dáadáa àfarawé ò ṣeé ṣe nínú ìgbàgbọ́ o lè kọ́pì tí ènìyàn bá ń ìwà rere ló lè kọ́pì nínú ènìyàn ntí ènìyàn fi jẹ́ tó fi jẹ́ close star with the most star o lè kọ́pì ẹ̀ ṣùgbọ́n kó o ṣàfarawé wàá bára ẹni tí ò yẹ kó o bá wọ́ra ẹ̀ so gbàgbé John eh, Matthew seven ó ní ọ̀pọ̀ ni ó wà lórúkọ mi àwọn alára àwọn kọpíkọpí ló ba tiẹ̀ jẹ́ bẹ́ẹ̀ ni ẹni tí ọlọ́run kàn dá nínú rẹ̀ ó ṣòro farawé but you can tap from his or her attitude from their characters ó sì lè tap ń bẹ̀ láti fi ṣòdùn ayé tiwọ náà ṣùgbọ́n pé o fẹ́ máa ṣe bí wọ́n ṣe ń ṣe ah my dear sister my dear brother my dear pastor my dear prophet ẹ sà. Yes, Ah, wàá bára rẹ méjì ò yẹ kó bára rẹ o à ń kọ́ pínì èèwọ̀ ńlá ló fà á tọ́pọ̀lọpọ̀ tó fi jálulẹ̀ lórí àkàsò ògo tó ń gùn èèwọ̀ ńlá ni èèwọ̀ ńlá ló jẹ́ tó wá sọ di ábíìtì bẹ́ẹ̀ ni a kàn bínú ṣeréṣeré ṣá adéwájú olórun àní tó ń bá ti kọ aláàrí yìí má kọ̀ lólódùmarè tó bá kíyèsí dáadáa ni ó rí i pé ó ti pẹ́ tọ́lọ́run ti fọwọ́ lẹ́rán lórí ọ̀rọ̀ rẹ̀ ó kàn ń wò ó ẹ̀mí rẹ ọkàn rẹ ti wá di ọlọ́run fúnra rẹ ọlọ́run gangan ò jókòó sórí ẹ̀ mọ́ tó bá wò dáadáa ó ti jókòó lóko lórí àpèrè ọkàn rẹ ọlọ́run ti ṣí lọ́dà nù ó jẹ́ tètè padà sọ́dọ̀ olódùmarè ohun olúwarè ìkẹfà ní èèwọ̀ ńlá èèwọ̀ ńlá máa mú òun ọlọ́run jáde tó bá dà máa mú òun ọlọ́run jáde èpè èpè ní ègún burúkú kí n sòótọ́ ọ̀rọ̀ fún yín èpè èpè èpè èpè ní èèwọ̀ lọ ibo ó sì jẹ èèwọ̀ pẹ́ tó àbó mọ̀ pé even béèyàn gbàdúrà kó sọ pé o gbàdúrà ọjọ́ mẹ́ta ọlọ́run á sọ fún ẹ pé òun ti gbọ́ ṣùgbọ́n tó bá ti sọ fún ọ pé òun gbọ́ nìkan ẹ̀yin èèyàn ọlọ́run tí o gbọ́ pé tó o gbọ́ pé èyí ni èèwọ̀ ohun tó gbà yí o mo ti fún ọ àwẹ́ padà sọ́dọ̀ olódùmarè ọgbọ́n ìjìnlẹ̀ ni mò ń kọ́ wa yéwọ̀ ọlọ́run padà sọ́dọ̀ olódùmarè bàbá ẹ dákun ẹ sọ nǹkan kan lẹ́ẹ̀kan ẹ̀ tí ì parí ẹ̀ gẹ́gẹ́ bí ọmọ tó gbọ́n ní o ẹ̀yẹ ọlọ́run kò sí àdúrà tó gbà tí ò ní èèwọ̀ kò sí ògo tí ọlọ́run fúnni tí ò ní èèwọ̀ rẹ̀ ọlọ́run gan fúnra lára rẹ̀ ìwà láàyè rẹ̀ nínú ayé àwa ènìyàn ọlọ́run ó lè wọ̀ ọ́ lórúkọ jésù àníjèwọ̀ ìpè àníjèwọ̀ ògo àníjèwọ̀ ìwà láàyè olódùmarè àníjèwọ̀ àárọ̀ wa ọ̀sán àti alẹ́ ayé wa àníjèwọ̀ àwọn èso tí ọlọ́run fẹ́ fún wa àní jèwọ ara wa gan bẹ́ẹ̀ ni èèwọ̀ burú ẹ̀yin èèyàn ọlọ́run ooo kòkòkò èèwọ̀ burú equivalent to àìgbọràn ni kéèsì yẹn kò ṣeé kò ṣeé kò ṣeé hóòdì lórí ìtẹ́mímọ́ mo kíyèsí ọlọ́run lórí ẹ̀ mo kíyèsí ẹ̀mẹ́mọ́ lórí ẹ̀ dáadáa lórí ọ̀rọ̀ yìí dáadáa kéèsì àìgbọràn máa ní agbára ẹ̀yin èèyàn ọlọ́run ó máa ní agbára o ẹ̀gbọ́n tó sọ ní ìwé Kólósè ni ó ní ẹ̀yin sáà ti orí kẹta yẹn bí ẹsẹ̀ kẹsẹ̀ ó ní ẹ̀yin sáà ti bó ògbólógbò ọkùnrin nì sílẹ̀ èèwọ̀ ní èèwọ̀ ńlá a máa mú Ọlọ́run jáde nínú ìbínú ńlá ẹgbẹ́ gbọ́n tí bàbá wa bàbá wa Ádámù sọ èyí aya tó fi fún mi Olúwa ni ṣé ibi ni mo wá ṣe ẹ ni nítorí tí ìwọ ṣe lé ìwọ gba ohun aya rẹ gbọ́ ẹ gbọ́ mi èlè rántí ọ̀rọ̀ yẹn kẹ́rù má bà mí èèwọ̀ ńlá tó túmọ̀ sí pé ìwọ àlá obìnrin láti wá sáàrin èmi rẹ àlá obìnrin láti kó sáàrin èmi rẹ bí mo ti kọ́ ọ tó bí mo ti fi ìjìnlẹ̀ hàn tó bí mo ti jókòó tiẹ̀ tó nínú ibú ìrẹ̀lẹ̀ mi bí mo ti fẹ́ràn rẹ tó o dójú mi tì mí láàrin àwọn ọ̀run ayayayayaya ó fún bàbá wa ń ṣàìṣe ó fún ṣàìṣe ó fún ṣàìṣe ó fún ṣàìṣe títí fi dé sí gan àbẹ́ẹ̀rẹ́ ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin gan bí ìgbà tó jẹ́ pé jésù kú fún wọn ni wọ́n ti sọ pé ní jésù tó bí ìgbà tó jẹ́ pé ẹ̀jẹ̀ jésù rìn ìkún yẹn ni mí ní tọ̀wọ́n àṣà ọlọ́run sọ̀rọ̀ <laughs> ẹ kú lórí ẹ o bí yóò tiẹ̀ sì yí ọkàn padà èyí á ṣe díẹ̀ lórúkọ jésù àníkànbínú ọlọ́run ẹ̀yìn ẹ̀yìn ọlọ́run ní gbogbo ọ̀nà wa láyé tá a fi padà sọ́wọ́ ọ̀tún ọlọ́run àníkànbínú ẹ o èèwọ̀ ńlá èèwọ̀ náà èèwọ̀ ló ń jẹ ẹ̀ jẹ́wọ́ ìyàwó rẹ̀ bàkan sọ̀rọ̀ sí sákálá kò sí iná ìfẹ́ lóbìnrin yóò yàkú láyé ẹ̀yẹ èèyàn lọ́rùn ọjọ́ ń bọ̀ tí wọ́n sọ̀rọ̀ nípa ìfẹ́ bàbá yẹn ti ń sọ díẹ̀ díẹ̀ fún mi ẹ̀yẹ èèyàn lọ́rùn mo fẹ́ gbà tán ni kí n tó lè kí n tó pàṣẹ e across sí àwọn èèyàn lọ́rùn láti fi láti láti tó fi gbéra wa ró nínú nínú ìgbàgbọ́ nínú Jésù olùgbàlà hmm. ó sọ̀rọ̀ ìjìnlẹ̀ fún mi nípa ìfẹ́ sà ah! ẹ̀ sà ẹ̀sà ìfẹ́ ni ọlọ́run sà lóòótọ́ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ rẹ ti wú ìfẹ́ ńlá ni olódùmarè ah ìfẹ́ ni bàbá yẹn sà ọ̀rọ̀ tí mò ń sọ yìí ó lọ́rọ̀ ìfẹ́ ìyẹyẹ ọlọ́run tí n bá sọ fún yẹn nígbàgbọ́ pé odidi oṣù méje ó lé báyìí lọ́lọ́dùmarè fi ń sọ ọ̀rọ̀ ìfẹ́ fún mi hmm, ìfẹ́ ló fi sọ fún mi lólúrúurú èmi náà dẹ̀ nóòtì ẹ̀ mo nóòtì ẹ̀ mo nóòtì ẹ̀ ọjọ́ tí ó bá ti parí ẹ̀ tó ṣàṣepé rẹ̀ fún mi màá pàṣẹ across ẹsẹ̀ yẹn yan ọlọ́run lágbára ọlọ́run màá pàṣẹ across ẹsẹ̀ wa across ẹsẹ̀ wa èèwọ̀ ni ọkàn sọ̀rọ̀ sí ìyàwó ẹ̀ gbà o ẹni tó ń dẹ̀ kórìíra èèwọ̀ tí ẹ̀ nìyẹn ó ṣe pé nínú ìfẹ́ màìrí àjọkọ̀ o ò dẹ̀ ṣe báyìí ò dẹ̀ ṣe báyìí ò dẹ̀ ṣe báyìí tó bá jẹ́ ọmọbìnrin tó ní ọgbọ́n á lọ sórí ìkúnlẹ̀ rẹ̀ adẹ adẹ adẹ adẹ adẹ adẹ adẹ bẹ ọ mo bínú ọkọ mi mi ò mọ bó ṣe rí nìyẹn ìwọ náà ká sọ̀rọ̀ kọkọ rẹ má ti sọ̀rọ̀ ẹyọ kan ìwọ ti dá mẹ́fà ó ti dá lóhùn ó ti fi mẹ́fà dá lóhùn bẹ́ẹ̀ ni ìwọ ní ìwọ tẹ ń jẹ inú léde òjò Ọlọ́run ojókòó sáàrin tó fi dàbí pé Ọlọ́run ò mọ nípa ìbẹ̀rẹ̀ yín tó fi dàbí pé Ọlọ́run ò mọ nípa ìsopọ̀ yín mọ́ ìwọ ní ẹ bá tètè ṣàtúnṣe báyìí o ẹ̀ bá dẹ̀ tètè ṣàtúnṣe o ọkùnrin kì í gbé adé tó fi jẹ́ orí lórí nínú ilé obìnrin burú ju gbogbo yẹn lọ obìnrin lè máa gbọ́ràn sí ọ lẹ́nu nínú ẹ̀tàn bẹ́ẹ̀ ni wọ́n lè máa fi gbogbo ọjà ìkúnlẹ̀ ọkọ mi nínú ẹ̀tàn láti bá tiẹ̀ jẹ́ láti já ọ lọ́rẹ́ bẹ́ẹ̀ ni ìyá wa efa tó ń wo ohun èṣù kọ ní ó fún ní gbogbo ète ló fi rí táwọn bàbá fẹ́ sọ pé obìnrin lété obìnrin lọ̀dàlẹ̀ hmm, bẹ́ẹ̀ ni ọmọye ọmọye ọdún tí Éfà àti Lúsífẹ́rì fi ṣe pọ̀ ni girlfriend ẹ̀ ni ni Éfà jẹ́ àbá girlfriend ẹ̀ gidi bẹ́ẹ̀ ni so obìnrin wa sọ fún pòun jẹ́ ní ẹ̀mí èṣù ò wá níwà nítòsí bọ́lọ́hún ò bá ní í ṣe lásìkò wa ránṣẹ́ sí ọwọ́ kan ní ó dẹ̀ dé èso ọ̀dàrà fúnra ẹ̀ ọ̀gbọ́n tán kì ni wọ́n ní lọ láàrin ẹ̀pà àtàrí rẹ̀ rí fíye fíye sẹ́ni tátàrí rẹ̀ rí fíye fíye ṣé èèyàn gidi ló bú kú èèyàn sẹ́ni tátàrí rẹ̀ rí fíye fíye ṣé èèyàn gidi bọ́ọ̀ bá rí ìjọ ọlọ́run sí mi lójú láti rí àtàrí rẹ̀ fíye fíye ni lóòótọ́ bọ́rọ̀ gidi báyìí ni bí headmaster ọ̀gá lẹ́yìn kan mọ̀ pẹ̀lú headmaster so já padà ẹ ṣe àtúnṣe àtúnṣe ni mo fẹ́ kẹ́ ẹ ṣe ẹ̀yin èèyàn ọlọ́run nọmba seven ó ní ìkọ̀sẹ̀ ńlá lórúkọ jésù kò ní kọ̀ wá ó ní ìkọ̀sẹ̀ ńlá dávidi pèdè kan ó ní olúwa gbà mí lọ́wọ́ ẹ̀ṣẹ̀ ìkùgbù hmm, nínú ìwé sáàmù yẹn ṣe rí ẹ̀ṣẹ̀ ìkùgbù yẹn ìtumọ̀ ẹ̀ ní ìkọ̀sẹ̀ ńlá ìkọ̀sẹ̀ tó nira fún ọlọ́run láti gbójú kúrò mẹ́ẹ̀ ìkọsẹ̀ tó ẹ̀fà kò yí sì fún ọlọ́run láti mú kúrò lọ́kàn hmm, ìkọsẹ̀ ohun tí a ń pè ní ìkọsẹ̀ lohun tó jẹ́ wípé a máa bí ìbànújẹ́ ńlá hmm, ó máa ń bí àṣìṣe ni wọ́n ń pè ní ìkọsẹ̀ àṣìṣe òjijì káàmù ìṣẹ̀lẹ̀ ọkọ̀ àṣìṣe òjijì ni wọ́n ń pè bẹ́ẹ̀ èyí èèyàn ọlọ́run ní ìkọ̀sẹ̀ ńlá òun ni dáfídì pè ní ẹ̀ṣẹ̀ kò gbò in tó jálu ni lójijì gbúra téèyàn ò rí bi yẹ sí ó kọsẹ̀ tán lójú ẹ̀ tó wá là lórúkọ jésù kò ní ṣẹlẹ̀ sí wáyé èèyàn lọ́rùn ìkọsẹ̀ yìí náà máa mú un bọ́ ta ẹ kíyèsí ẹ̀ṣẹ̀ kò gbò lára noa ni bẹ́ẹ̀ ẹ kíyèsí ẹ̀ṣẹ̀ kò gbò yìí ni bíbélì sọ pé ó mu ọtí yó ó wá bọ́ra sí òhò lójú àwọn ọmọ rẹ̀ àwọn ọmọ rẹ̀ wá rí wọ́n ṣe rí kẹ́ ẹ lè máa wo àwọn ọmọ wa lọ mú aṣọ wọ́n lọ mú ìró ńlá láti fi bo ìhòòhò bàbá wọn ẹ̀wò ǹjẹ́ jẹ́mọ̀ bíbélì sọ pé ó sì mọ ohun tó ṣẹlẹ̀ ó padà gégùn fáwọn ọmọ yẹn tòun ti bí àwọn ọmọ ọlọ́mọ ṣe ṣe kinní tó ǹjẹ́ jẹ́mọ̀ pé ó padà gégùn fún wọn ikọ̀ sẹ́ni bẹ́ẹ̀ ni àbẹ́ẹ̀ ti gbàgbé ìkọ̀sẹ̀ ní ìkọ̀sẹ̀ ńlá ni gbà ìwọ náà ìwọ ìyá ọwá mú àwọn ọmọ rẹ lọ léèwẹ̀ àtọkùnrin àtobìnrin onítorí pé wọn ti mọ kankan ọwá bọ́ra ahòhò ọlọ́run wẹ àwọn ọmọ ìkọ̀sẹ̀ ní o ìgún ló ń gbélé àwọn ọmọ yẹn lórí o n ò ní tẹ̀wá o ìkọ̀sẹ̀ ńlá gbà ni fún bàbá láti mú ọmọ rẹ̀ ọkùnrin wọlé ìwẹ̀ kó wá bọ́ra sí òwò wíwẹ̀ ọmọ ọ̀tọ̀ ó lè wẹ̀ wọ́n ẹ o olúkúlùkù bọ́ sí kékeré ẹ máa ti kékeré kọ́ wọn ní ìlànà ọlọ́run ẹ má sọ pé wọn gbọ́n àwọn ọmọ sìn kọ̀ǹpútà èjì ni wọ́n wà yìí wọ́n gbọ́ gidi wọ́n tètè máa ń ní àmójútó nǹkan wọ́n tètè máa ń ní àfojúsùn nǹkan ọ̀wá mọ́mọ́ rẹ ọkùnrin ọmọ ń lọ ilé ìwẹ̀ ìwọ́tọ̀ jẹ́ ìyá ẹ̀ àwa bẹ̀rẹ̀ ṣe gbogbo nǹkan àṣírí rẹ ègún ló fi fún ọmọ yìí o ègún ègún burúkú ìkọ̀sẹ̀ ńlá ní ẹ̀yìn èèyàn ọlọ́run mo kàn ń pínpín wá ní o bí bàbá mi ṣe sọ fún wa ìkọ̀sẹ̀ ní o kí òbí máa bọ́ra rẹ̀ o tàbí kó máa múra lójú ọmọ ìkọ̀sẹ̀ ni ẹ tètè fi kọ́ wọn torí ńgbà tá máa máa dáàrin ara wọn a ní ṣe bí dá ah, ah, mo rí mọ́ mi mi náà tí mọ́ mi mi bá múra is an insult is an embarrassment great one ẹ̀yin èèyàn ọlọ́run bẹ́ẹ̀ ni great one níwọ̀n ìgbà tó o ṣe wà nílé bàbá wọn máa fi ọwọ́ bá ṣe ń ṣe oúnjẹ hàn fún àwọn ọmọ rẹ ni kì í ṣe pé kí ọmọ rẹ lọ máa ṣe oúnjẹ fún bàbá wọn ìkọ̀sẹ̀ ni o ti ń dọ́gbọ́n fi ìkúnlẹ̀ ẹ kíyèsí ọ̀rọ̀ mi o ẹ̀yin tí ẹ ní ojú inú ẹ máa fi ojú inú bá mi lọ o nínú ìrìn àjò ọ̀rọ̀ tí à ń sọ yìí ẹ̀yin èèyàn ọlọ́run kí ló dé tó wá gẹ́gẹ́ wọn náà ti dójú bọ́ lọ dáná fún bàbá ẹ̀ òun ti ń pàṣẹ ìgbón sórí ọmọ yẹn bẹ́ẹ̀ ni ìwọ la fi fún ìwọ ní aya rẹ báwọn ọmọ yẹn bá wá lọ ń kọ́ ọ̀ nígbà tó ò tí ì bímọ ṣé kì í ṣe ọmọ ọlọ́mọ rèé pè kó wá máa dáná fọ́kọ rẹ̀ kò possible kò possible kò pọ́síbù rárá ẹ̀yìn ọlọ́run gbìyànjú láti ṣe àtúnṣe látàárọ̀ ìlọ ìkọ̀sẹ̀ ni o ìkọ̀sẹ̀ ni ara ìkọ̀sẹ̀ yìí náà ni ti ń ṣẹlẹ̀ nínú ìdílé kí bàbá máa bá ọmọ sùn kó máa bá ọmọ rẹ̀ obìnrin sùn hmm. ìgbà tí ọlọ́run ti ẹ̀fi kíní hàn mí ó lágbára ó ní agbára bó tiẹ̀ jẹ́ wípé ẹnìkan ṣáájú ẹnìkejì wá sáyé ni bẹ́ẹ̀ ni àwọn àwọn àwọn àyájọ́ ọ̀rọ̀ tí a sọ nígbà náà lọ́hùn òun ló bí ogun ló bí èèwọ̀ ló bí ìkọ̀sẹ̀ ló bí àṣìṣe fún ọ̀pọ̀lọpọ̀ ní ìran yẹn yẹn ọlọ́run pẹ̀lú tọ́lọ́run fi hàn mí nípa ọ̀pọ̀lọpọ̀ ìdílé nínú ìrírí mi láyé mi ní tọ̀wá èèyàn ọlọ́run ohun tí n bá bẹ́ẹ̀ bá gbọ́ lẹ́nu mi ẹ gbà bẹ́ẹ̀ bó ṣe rí ni mo ṣe sọ fún yín yẹn sí ògo Olódùmarè àti sí ọlá ńlá rẹ̀ lọ́rùn lọ́rùn ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ sí ẹnìkan lọ́jọ́ kan tí èmi mọ̀ mi ní tọ̀ yẹn èèyàn lọ́rùn mo mọ̀ dáadáa bàbá yẹn ń bá ọmọ ẹ̀ sùn dáadáa wọ́n dẹ̀ jọ ṣe lóku òru ṣe mọ̀ pé tó bá ti bọ́ ọmọ yẹn sùn yóò gba kọ́ńtrátì kì í ṣe kófin kankan iṣẹ́ kófin kankan bá sùn tó bá ti ń bá sùn ẹ o máa gba kọ́ńtrátì then yóò pín ìrì kọ́ńtrátì yẹn sí mẹ́ta yóò fún ọmọ ẹ̀ yẹn nìkan yóò fún ìyàwó ẹ̀ nìkan òun náà mú kan olúwa wa jẹ́ kí n kó di mímọ̀ fún mi mo dé wọn lálejò ni ibi ni mo tẹ̀ tí ń bá wọn ṣàwàdà lólu àti mú kí n mọ̀ so mo wá pe ọkọ mo tiẹ̀ wá ń bi ọlọ́run léèrè pé ilé ìwé lélẹ̀ mo wá rántí olúwa níṣẹ́ wo ti gbàgbé tí mo sọ fún ẹ sẹ́yìn sẹ́yìn ni pé ọ̀pọ̀lọpọ̀ nǹkan tó bí èèwọ̀ tó bí ìkọ̀ṣẹ̀ tó bí àṣìṣe ní ìran tẹ̀yìn wà yìí ni bí ohun tí ọ̀pọ̀lọpọ̀ ti sọ ní ìgbà tí wọ́n wá sáyé ohun tí wọ́n ti sọ jáde bí ìbúra bí ìlérí bí àyájọ́ ọ̀rọ̀ bí àṣẹ ẹ̀rí kẹlòmíì ibù tẹ bá farabalẹ̀ dáadáa yẹn ọlọ́run mo ní kí n ṣàlàyé fún wa dáadáa ni kó lè yé wa tẹ bá kíyèsí ẹlòmíì dáadáa a sọ ní ìran yìí nígbà tó bá fẹ́ ọkọ orí ẹ̀ bí ọkọ yẹn ṣe tọ́jú ẹ̀ tó tàbí bí aya yẹn ṣe tọ́jú ẹ̀ tó a a ní aya mi bí ọlọ́run bá tún dá ayé tó ń bọ̀ kí ọlọ́run jọ̀ọ́ kó jẹ́ kí n fẹ́ ọ ìwọ yìí gangan ni mo tún fẹ́ bá pàdé bí ọkọ bí ìyá bí bàbá bí aya bí ọmọ so wíwá sáyé tí ọ̀pọ̀lọpọ̀ wá wá sáyé bó ṣe ṣẹlẹ̀ nígbà yẹn ni ó wíwá sáyé tí ọ̀pọ̀lọpọ̀ wá wá sáyé lélẹ̀ ẹ̀yìn èèyàn ọlọ́run ẹnìkan ṣáájú ẹnìkan wáyé wọ́n dẹ̀ ti jọ búra ẹlòmíì wọ́n ti jọ ṣe múlẹ̀ bẹ́ẹ̀ ni nígbà náà torí ọkọ àtaya ni wọ́n nígbà náà pé gbogbo bó bá ṣe máa jẹ́ àwọn tó bá máa gbà kí ọlọ́run fi àyè gba àwọn káwọn tó tọ́ra wọn fẹ́ now ọkọ nígbà yẹn apostle to be bàbá fún ẹni tó jẹ́ aya fún nígbà náà ẹni tó jẹ́ aya fún nígbà náà ló padà bí ẹ̀yẹ̀ yẹn ọlọ́run òun ló wá padà bí lákòókò yìí connection àti kọ́ọ̀dì ìgbà yẹn kò sígbà tí ò ní reconnected mi ní tàn yẹn yẹ̀yẹ̀ ọlọ́run á padà reconnect ni wàhálà bá but ní ìran tiwa yìí ìkọ̀sẹ̀ ńlá ló jẹ́ èèwọ̀ ńlá ló jẹ́ àṣìṣe ńlá ló jẹ́ bẹ́ẹ̀ ni níbi tọ́pọ̀lọpọ̀ àti ẹ̀ṣẹ̀ dé wọ́n á tún bímọ ọmọ á tún bímọ fún bàbá ẹ̀ ẹ̀bẹ́ rí àkọsẹ̀ yẹn ní China ẹ̀gbọ́n lè fẹ́ àbúrò àbúrò lè fẹ́ ẹ̀gbọ́n wọ́n lè máa fẹ́ra wọn lọ bẹ́ẹ̀ ni <laughs> ẹ wo ẹ wo tó ń ṣẹlẹ̀ ńbẹ̀ mi ní tàn wá ní ìran tiwa yìí làwa ti pè é léèwọ̀ tó rí òfin àti májẹ̀mú ọlọ́run tó so ayé ró làwa fi ń pè ní ẹ̀ṣẹ̀ ní ìrántí wa bọ̀ tẹ́ ẹ bá fi ojú inú wò àìmọye wọn ló jẹ́ ọkọ àtaya nígbà náà lọ́hùn mi nìkan wa mo ti rí ẹni tí mo ti rí ọmọ ọmọ ọmọ tó ń bá girama yẹn sùn girama yẹn láìkí ẹ̀ débi pé in fact girama yẹn ló wò ó dàgbà wọ́n tètè ẹni tí ó jẹ́ girama yẹn ọmọ tí girama bí ó tètè bímọ obìnrin ni ọmọ yẹn grandma bí ẹ̀yìn ẹ̀yìn ọlọ́run ọmọ yẹn wá jẹ́ arẹwà ọkùnrin grandma lóore grandma rèé at the forty one nígbà tó ń wà forty one torí òun tètè yára bímọ nígbà yẹn so ọmọ tó bí ó jẹ́ obìnrin ó tètè ní ọkọ gidi ìyẹn wá bímọ ó bí ọkùnrin jẹ́ ìmọ̀ pé màmá yẹn ló wú ọmọ yẹn ló wò dàgbà débi tí ọmọ yẹn ti ń bá ìyá sùn wọ́n láìka ara wọn débi pé kó tó di pé ọlọ́run fi àṣírí yìí hàn bó tiẹ̀ ti bù kọ́lọ́run fi àṣírí ẹ̀hàn tó ń jẹ́jẹ́ mọ̀ pé àfìgbà tí wọ́n ya ọmọ yẹn nípa pẹ̀lú girama ẹ̀yìn èèyàn lọ́run àṣìṣọ ọ̀rọ̀ ìgbà náà ìlérí àti àyájọ́ ọ̀rọ̀ sísọ tá a sọ jáde nígbà náà òun ló bí ọ̀pọ̀lọpọ̀ tẹ́ fi rí tó bí àṣìṣe ọ̀pọ̀lọpọ̀ èèwọ̀ ńlá tí ọ̀pọ̀lọpọ̀ ń jẹ àti ìkọ̀sẹ̀ ńlá ìṣẹ̀ṣẹ̀ bí ẹ̀yìn èèyàn lọ́run bẹ́ẹ̀ ni mo sọ fún yín bó ṣe rí ni mo ṣe sọ fún yín ẹ̀yìn èèyàn lọ́run lẹ rí tó jẹ́ pé aya ọ̀rẹ́ a máa bá ọkọ ọ̀rẹ́ rẹ̀ sùn hmm. ìkọ̀sẹ̀ ni nítorí pé ayé tá a wà yìí ò fàyè gbà á òfin ọlọ́run ò fàyè gbà á ní ìran yìí ni èèwọ̀ ni àṣìṣe ńlá dẹ̀ ni ẹ̀yìn èèyàn ọlọ́run but ẹ wá wo bí ọ̀pọ̀lọpọ̀ ti ń ṣe lónìí àti tó ń ṣẹlẹ̀ lénìí bẹ́ẹ̀ ni. Bene bó ṣe rí nìyẹn ẹ̀yìn ẹ̀yìn ọlọ́run but ní ìran tá a wà èèwọ̀ ni but láyé tá a wà lọ́hùn tá a wà nígbà náà lọ́hùn ó ó ó lágbára ìfẹ́ yẹn le gan-an kì í ṣe ìsìn tí ìfẹ́ ọ̀tàn tí ìfẹ́ ẹ̀tàn ti gbòde kan ìfẹ́ ẹ̀rọ ìfẹ́ òṣì ìfẹ́ rádáadáa ìfẹ́kùfẹ́ ní ìgbà yẹn iye èèyàn ọlọ́run ìfẹ́ yẹn ní agbára gidi kò sí ẹ̀tàn kò sí àgàbàgebè. Si bẹ́ẹ̀ ni bó ṣe wà kò rampant bíi tiwa ìran tiwa yìí yẹ̀yẹ̀ èèyàn lọ́wọ́ ìmùlẹ̀ burúkú tó ti jọ mu nígbà yẹn ẹlòmíì wọ́n jọ kú sórí ara wọn wọ́n wá padà délé ayé ẹni kò ní padà yẹn ẹni yẹn lálẹ́ àfi tí ẹ̀mí ọlọ́run bá ṣiṣẹ́ agbára ibò bó ti wù kẹ́mi ọlọ́run ní agbára tó ó ṣiṣẹ́ agbára tó nínú àwọn míì ẹ̀mí ọlọ́run ò lè resist ẹ̀ lẹ́wàá máa rí pé àwọn eh, mọ́mí jí o èyí ń fẹ́ ń bá pásítọ̀ tí ń bẹ lábẹ́ ọkọ rẹ̀ sùn wọ́n wá nífẹ̀ẹ́ ara wọn tó ní agbára ọ̀pọ̀kọlọpọ̀ kọ́ nífẹ̀ẹ́kùfẹ́ nítorí ayé tá a wà ilà fi ń pè nífẹ̀ẹ́kùfẹ́ àti ìṣèjọba ẹ̀mí mímọ́ ní ìran yìí mi ní tọ́wọ́ èèyàn ọlọ́run mi mi encourage wa ká ṣe o but mò ń tú àṣírí tó rọ̀ ni mò ń tú fún wa yẹ èèyàn ọlọ́run lórúkọ jésù àní ṣìṣe àní dèwọ̀ àní kọsẹ̀ àdẹ̀ ní ṣìṣe láyé lórúkọ olódùmarè so ibi tí wàhálà ti wà nìyẹn yìí ọlọ́run ẹ wá wò that is why we have to cancel God have to cancel this word, this sinful word. bẹ́ẹ̀ ni ẹ wo àwọn ẹ wo àwọn èèyàn ọlọ́run tí ọlọ́run rán sọ̀kalẹ̀ lọ́jọ́ sí láti wá wo ayé kí wọ́n bójú wo ayé bíbélì ni wọ́n sì rí àwọn ọmọkùnrin àwọn ọmọbìnrin àwọn ẹ̀mọ́ ènìyàn wọ́n sì rí pé wọ́n rẹwà wọ́n sì wọlé tọ̀ wọ́n wọ́n seduce áńgẹ́lì obìnrin seduce áńgẹ́lì ìran wọn ló ń bí òmìrán nínú ìwé Genesis ẹ̀yìn ọlọ́run kí ni ká pè yẹn ìkọ̀sẹ̀ ńlá ni áńgẹ́lì padà ó dé èèyàn bẹ́ẹ̀ ni wọ́n padà fò mọ́ tọ́ ọ bá ti rẹ́ni gíga ìran àwọn áńgẹ́lì nù àbá ti rẹ́ni tó ga fíofío ìran àwọn áńgẹ́lì tán bí nígbà yẹn nìyẹn bẹ́ẹ̀ ni so ìkọ̀sẹ̀ kan nìyẹn èèwọ̀ ńlá kan nìyẹn ẹ̀yìn ọlọ́run ayé yẹn ti so polluted ó ti wà polluted ó ní agbára èèyàn lọ́rùn ó mọ̀ ní agbára o so that is why it it it it has to be cancelled for God to create to establish to form another heaven and earth fún àwọn àyànfẹ́ lórúkọ Jésù àwọn òde bẹ́ẹ̀ ibẹ̀ ò ní dé ìwọ wa so bó ṣe rí nìyẹn yẹn Ọlọ́run nínú ọ̀sẹ̀ ńlá Ọlọ́run tó máa ń fọ ohùn ṣùgbọ́n ohun kí ló máa ń fọ ohùn ìpè ni ohun ìgúnni ẹ̀yin èèyàn ọlọ́run ó máa ń fọhùn ìbínú nínú kọsẹ̀ èmi gbàdúrà fún aláàárọ̀ yìí o lórúkọ olúwa bí òní ti jẹ́ ọjọ́ ìsinmi ká bẹ̀rẹ̀ sí ní ìsinmi mo gbàdúrà lórúkọ jésù olùgbàlà ohun ìwọ̀ láti inú ìwọ̀ ńlá láti inú kọsẹ̀ ńlá láti inú àṣìṣe ńlá láti inú ìdí ńlá láti inú ẹ̀fọn ńlá láti inú àṣàṣe ńlá láti àránsí ayé ńlá lórúkọ jésù olùgbàlà ẹ̀mí mò ní fààyè gbà á kó jáde sí wa lórúkọ jésù a ò ní ṣìṣe lórúkọ jésù a ò ní ṣílẹ̀tẹ̀ lórúkọ jésù olùgbàlà a ò ní jẹ́ ìwọ olódùmarè a ò ní jẹ́ ìwọ ògo wa a ò ní jẹ́ ìwọ àwa tìkálára wa a ò ní jẹ́ ìwọ ìwà láàyè olódùmarè a ò ní jẹ́ ìwọ ìgbàgbọ́ a ò sì ní jẹ́ ìwọ ìjọba ọ̀run lórúkọ jésù kristi olúwa wa. Amém, amém, amém. Lurukodish, alafia.